بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وعد السلام عليكم ورحمة الله وبركاته ibiti ati beni ni inshallah al-karim ibi àlàyé tan shi lórí aba tawhid àti lórí àwọn ikato jẹ́ dede kí mùsùlùmí muslimi ni àti ní obirin ni kiyama látò lè ṣe ẹ̀sìn wọn kí ó tó lè pé òun náà ni àwọn ìtọ́wà kùta ṣàlàyé lẹ́yìn gbàtà ti ṣàlàyé àwọn ìtumọ̀ la ilaha illallah àti ṣàlàyé ìtumọ̀ la ilaha illallah àdè ti ṣàlàyé àwọn májẹ̀mú la ilaha illallah àtàwọn nǹkan tó ní ṣe pẹ̀lú la ilaha illallah ẹni afẹ́ wo kí ni àwọn nǹkan tó lè ba la ilaha illallah yìí jẹ́ kí ni pé tí bá wí la ilaha illallah ma kírun kí ma gbàwẹ̀ àwọn kìníkan wà tó tún lè bá kí ní ìjẹ mọ́wàá lọ́wọ́ naam so uh, sheikh muhammad bin abdul wahab rahimahullah wọ́n tún mú àwọn nawakidul islam yìí wà nínú tírà wọn yìí wọ́n ni i'lam anna nawakidul islam asharatu nawakid ẹlọ mọ̀ yí pé àwọn nǹkan tí ma ń ba ẹ̀sìn jẹ́ ó láwọn nǹkan bí mẹ́wàá tí ma ń ba ẹ̀sìn jẹ́ so ọha mú ọ̀rọ̀ sheikh salih al-fawzan wa ni ẹwọ́ abẹ́mẹ̀ yẹ pé àwọn nǹkan tó ma ń ba ẹ̀sìn jẹ́ kìkín ṣe mẹ́wàá nìkan ni bọ̀ wọ́n mọ́ mú mẹ́wàá yíwá ìdí ni wípé òun ni àwọn mẹ́wàá ìlà wọ̀nyẹ ma ń sábà kó sí jù àwọn mẹ́wàá ìdẹ̀ ni ó gbajúmọ̀ ló kọ́mọ̀ láwùjọ wa ó kọ́mọ̀ dáadáa òun na fi mú mẹ́wàá yíwá tí bá ń ṣe bẹ́ẹ̀ ni tẹbá lọ wá wọn tẹbá nínú àwọn àfọ́ ní fẹ́k ọmọ ní báàbù 400 na wákìdùl Islam 400 àpà àwọn nǹkan 400 yìí tó bá ṣe ẹ̀sìn rẹ̀ bàjẹ́ ni bọ̀ ha bàbá mú bí mẹ́wàá wá tó láti fi ṣàlàyé pé àwọn mẹ́wàá yìí òun ni a'zamu ma yakunu khataran wa aktharu ma yakunu wuqu'an òun ló léwu jù àwọn dẹ̀ ní ó pọ̀ jù táwọn yẹn ń kó sí láwùjọ so àwọn ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tí ń ṣe bábámbárí rẹ̀ tí ń ṣe ìpìlẹ̀ gbogbo rẹ̀ òun náà lè ashirku billahi azza wa so ká tó lọ sí ibẹ̀ yẹn wọ́n mú ọ̀rọ̀ wá àti sọ́tẹ̀lẹ̀ náà bọ̀ ká tó tún sọ ó ní pé ṣe rí tán bá ní pé èyàn kó sẹ́bọ̀ èyàn kó sẹ́bọ̀ èyàn kó sẹ́bọ̀ àwọn kò kèkí ń ṣe dẹ́dẹ́ kí ó jẹ́ pé èyàn ló sàkán báyìí ní pé akúdà ah, tó bá wọnú yàrá mi ò lè ró sàmbẹ̀ ah, ah, tó kò nídìí kí yàn lọ sí bí Ọ̀ṣun Òṣogbo kí yàn tó dẹ̀lẹ́bọ̀ aṣórí mi kí ń lọ bí ọdún kí ní kan kò nídìí kí yẹn lọ ẹbọ a máa ṣẹlẹ̀ látara àdìsọ́kàn tí yẹn bá ní èyàn tó for example bá èyàn tó ní believe pé àwọn èyàn kan wà sẹ́ tí wọ́n ń wò sí bí àmọ́ wọ́n lè ní kí tèmi bàjẹ́ mi tí mo wà yóò sì bàjẹ́ believe ẹbọ nìyẹn báyìí àwọn tán nígbàgbọ́ pé ọlọ́mbẹ ní gbogbo ayé gbogbo ayé ìbọ́lọ́lọ́wọ́ wà kúlù ní everywhere fi kulli makan believe ẹbọ lélẹ́yìn náà àwọn tó ní àkídà wípé tán ní believe wípé àti mùsùlùmí àti christian àtàwọn yòókù ọlọ́run kan lájọ́ ń believe tó yọ́yàn jáde kú nínú islam nílé yìí because inna dina inda allahi al-islam ọlọ́run ni ẹ̀sìn lọ́dún wọn lọ́ọ̀bá islam nìkan ọlọ́run tó wá sọ specifically nípa judaism àti christianity àtàwọn ẹ̀sìn mi ìpẹ́bọ̀ ní gbogbo wọn kìkín sojú so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtumọ̀ ní pé èyàn lè believe téyàn ní nínú mind èyàn kí ẹni believe páwọn kan wà tán lè rọ òjò àbí tán lè dá òjò dúó òjò fẹ́rọ̀ tán lè ní kò gúdọ̀ ọ̀rọ̀ tí wọ́n wọ́ lọ believe ẹbọ náà lélé iná ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ believe àkúdá believe pé èyàn ń kú ní àsìkò tí ó ń kú before àsìkò rẹ̀ ń ah, believe ẹbọ làwọn kìnnì náà tó dẹ̀ gbajúmọ̀ tán polówó fún wa tán fún wa mú tán fún wa jẹ nínú àwọn Yorùbá films pàápàá jùlọ Yorùbá films táwọn àtàwọn films èmì tó kò tí ẹ̀ sí fíìmù tí ó fẹ́ sí ẹbọn bẹ̀rẹ̀ ẹ̀hẹ́ so bọ̀ yí tó ṣe pé dèwàtà ń gbọ́ dáadáa ni tó ní ṣe pẹ̀lú bá ṣe ń behave òun náà ni Yorùbá fíìmù láti máa ń sábàdà kọ̀rẹ̀ dáadáa ẹbọ tún máa ń ṣẹlẹ̀ látara ọ̀rọ̀ sallallahu alaihi wasallam àbí kíyàn máa sọ̀rọ̀ tí ó dá nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá kíyàn máa fú yẹnu yẹpẹrẹ ẹ̀sìn ọlọ́ọ̀bá àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí ẹbọ lè gbà jáde látara gbólóhùn ẹnu so ẹbọ a tún máa ṣẹlẹ̀ níbi àwọn iṣẹ́ ìṣe níbi ẹni bí abi kíyàn máa ṣe kíyàn máa foríkẹlẹ̀ fẹ́lómi lẹ́yìn Allah subhanahu wa ta'ala kíyàn máa dùn kẹ fẹ́lómi lẹ́yìn Allah àbáhàn kan mìíràn tó lè ṣẹlẹ̀ bẹ́ àbí kẹbọ ṣẹlẹ̀ látara pé èyàn dáútù ẹ̀sìn àṣàkù náà pé kíyàn di èyàn di kèfèrí látara pé òun dáútù ó tí kése pé bí ó kankan bọ̀ òun dáútù Islam tó ń ṣe gangan èyàn ó gbàbẹ̀ jáde kó nínú ẹ̀sìn Islam so jẹ́ ká mú àmẹ́rin ìdánù sọ́lẹ́kọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó lè ba ẹ̀sìn ìyànjẹ́ òun náà ni aṣírkù fi ìbádàtí láhì ta'ala oníkíyàn máa ṣe ẹbọ níbi ìjọsìn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala aṣírkù ni pé kíyàn mú kíyàn associate partner pẹ̀lú Ọlọ́hun Ọba kíyàn mú orogún pẹ̀lú Ọlọ́hun Ọba níbi tó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́hun Ọba in tán kò mú ní dùn pẹ̀lú rẹ̀ kò mú mathilun pẹ̀lú Ọlọ́run Ọba kò mú nazirun pẹ̀lú Ọlọ́run Ọba ilé na ń pè ní ashirku òní Ọlọ́run Ọba wọ́n sọ nípa ashirku yìí pé inna Allaha la yaghfiru an yushraka bihi Ọlọ́run kí fi orí jíkẹ́ yẹn ṣẹbọ pẹ̀lú because tẹba ń sọ fún kí bí àkẹtẹ́ ìṣàlẹ̀ ìfà ìlú ojúmọ́ ní pé ẹ má ṣe zìná èyí mọ̀ ṣe wà sí ẹ má ṣe zìná náà o ẹ má mutí o a mẹ́ẹ̀ lè fi ọ̀rẹ́ bọ́kálẹ̀ because èyàn tó bá ń kú tó ń ṣe zìná tó ń mutí wàláhì tó bá kú tí ò ṣe bọ́ pẹ̀lú ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ó padà forí ẹ̀ṣẹ̀ ẹ̀jì ó lè kọ́kọ́ jẹ́ ìyàwó àmọ́ kò ní ṣe gbére nú ìyà ọlọ́ọ̀ba àti nínú ọlọ́ọ̀ba àmọ́ kí ẹ máa ṣe zìná kó mọ́ mutí kó mọ́ ṣe ọlọ́ọ̀ba àmọ́ wá kó sẹ́bọ̀ kan tó fi kú yóò sì ṣe gbére nú náà nítorí ẹgbẹ́ ọkàn ẹwọ hadith ọkùnrin tí hadith olùbìtọ́ ọkọ̀ na máa ń pè hadith yẹn hadith tó lágbára gẹni hadith yẹn anabin sálà ibi sálà sáré pé yamal kiyama wọ́n mọ́ ọkùnrin kawa wọ́n mú 99 scrolls àwọn scrolls làwọn ìwé tán kọ àwọn ẹ̀ṣẹ̀ sí 99 ibi tí ó gùn dé kìí ṣe kékeré ẹ̀ṣẹ̀ nìkan ló kún bẹ́ wọ́n wà gbé sínú kífà wọ́n gbé sórí scale kan yóò tẹ̀sùn wọn báyìí an wa mọ́bí tọ́ọ̀kọ̀ kékeré kan wá a ma ń tán kọ sínú rẹ̀ ní la ilaha illallah ìtumọ̀ ní pẹ́ ní yìí láìfẹ́ tó gbé ó gbélé ayé la ilaha illallah wọ́n wá fi sórí skéèlì kejì yóò tẹ àwọn ẹ̀ṣẹ̀ yẹn tí ó bá yàbí tí ìtumọ̀ ní pé ẹni yẹ kú lórí tawhid ló fi lẹ́tọ̀ síbẹ̀ àmú tí ìbá lè kú lórí ẹbọ inna Allaha la èyí tó bá tún kéré sẹ́bọ ọlọ́ọ̀bá mọ̀ fún ríjì liman ya ṣáhù tó wá ní o fẹ́ni tó bá wù ní o so èyàn tó kí ń láyà sọ́lọ́ọ̀bá pé wo ṣe bí ìkú ṣẹbọ ṣe bí ẹ̀ṣẹ̀ ní owó ọlọ́ọ̀bá ó padà foríjì wà ara o liman ya ṣáhù fẹ́ni tó bá wù ọlọ́ọ̀bá ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀bá ń sọ nínú Kùránì pé innahu man yushrik billah ọlọ́ọ̀bá lẹ́yìn ìgbà tó ń sọ nípa àwọn tí ọlọ́wà ní pé innahu man yushrik billah nínú nǹkan tán nàbí ìsá sọ fáwọn yẹni wípé èyàn tó bá lè sí ẹbọ pẹ̀lú ọlọ́wà bá faqad harrama Allahu alayhi al-jannata ọlọ́wà bá ti sí alìjẹ́nà ní haramu fún wa ma'wahu an-nar ma'wa oní ni mathwa ibi tí yóò padà sẹ́rí sí ibi tó ṣe pé tó bá lọ lọ lọ lọ ibi tó padà padà wa ma li-zalimina min ansar

nínú àwọn tíra tó sánfàní tí bàbá yẹ kọ òní ni wákìdùl islam because wọ́n ṣàlàyé fún wa àwọn kan tó lè bẹ̀ẹ̀ síwá jẹ́ gẹ́gẹ́ bá ṣe nínú wákìdùl wudu ta bá ṣàlùwàlá àwọn tó lè bàlùwàlá jẹ́ ń bẹ ta bá ń kírun àwọn kan tó lè bà gan aláwọn kan tó lè bà jẹ́ tó bá ń ṣiṣẹ́ ń bì kan báyìí yóò láwọn kan tó ṣe pé tó bá lè ṣe lè wọ́n sáàkẹ̀ bí ṣe ni tó bá jẹ́ student ó tó bá lè jà pẹ́rẹ́ ní skú báyìí oún jáde kó ní so na wá so kò sí tó dá láyé tí ò ní ní kìníkà tí ó bàjẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní islam ta ń ṣe bó ṣe dá tó yìí ó láwọn kìníkà tó bá lè dán wò so àwọn kìní yóò ó wá jẹ́ nǹkan tó kama so èyí tó wájá lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ni ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá tún sọ nínú Qur'an ọlọ́run ni pé ya bani Israel ọlọ́run ni mo pè ẹ̀yin ọmọ ànábì eh, Yakub u'budullaha rabbi wa rabbakum so ànábì Isa afwan òun sọ ń Isa sọ́rọ̀ bí so Isa ń sọ fún jọ́sìn fún ọba lánàbì Isa táwọn padà wá mú lọ́lọ́ tán jọ́sìn fún òun sọ fún ẹ pé jọ́sìn fún ọlọ́ọba ọlọ́ọba mi innahu man yushriku billah èyàn tó bá lè jọ́sìn tó bá lè mú orogún pẹ̀lú ọlọ́run ọba faqad harrama Allahu alayhi al-jannata ọlọ́run bá sí aljanna ní haramu fún wa ma'wahu an-nar wa ma lidh-dhalimina min ansar nínú ẹni ọ̀rọ̀lọ́ bá náà pé wa man yad'i ma'a Allahi ilahan akhar la burhana lahu bihi ẹnikẹni tó bá ń pè ní dẹ́yìn ọlọ́run ọba àwọn nǹkan mi ọlọ́run ni kò ní burhan kò lẹ́rìí fún tí ń ṣe wọn o fa inna ma hisabuhu inda rabbihi ìṣirò rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ba ló wà o innahu la yuflihul kafirun Ọlọ́run ní àwọn kèfèrí mú ní sórí láyé kò sí oríire kankan fún àwọn mùsùlùmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àyàwá pọ̀ tó ń sọ fún nípa ẹbọ ọlọ́ba tó ń sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà pé walaqad uhiya ilayka ọlọ́ba ní dájúdájú àti fún wa nẹ́bì ní wáyé àti fún ọ ní revelation látọ̀dọ̀ Ọlọ́run ọba

wa ana wa antum min babi aula ló fi jẹ́ pé musulman nabi sallallahu alaihi wasallam kódà tẹ bá wo lineage mi eh family wa ọ̀dọ̀ anabi ló padà lọ fomi sọ èyí ò mí kankan wù tó bá kú lórí ẹbọ anabi ni pé man batta abihi amaluhu lam yusri bihi nasabuhu èyàn tí iṣẹ́ rẹ̀ bá ti fà á sẹ́yìn yamal kiyama family lágbájá bàbá lágbájá ló bí mi kò lè ràn lọ́wọ́ òun ló fi jẹ́ pé àwọn tó súnmọ́ nẹ́bí ọlọ́ọ̀bá gẹ́ sallallahu alaihi wasallam àtàwọn nẹ́bí tó ti kú àtàwọn nẹ́bí tó ti lọ before nẹ́bí sallallahu alaihi wasallam ìjẹ́ fámílì ànẹ́bí òrìn ọlọ́wọ́ ànẹ́bí Nuh alaihi because wọn ṣẹ̀sìn ọlọ́ọ̀bá kódà ìgbà tí ìyà ọlọ́ọ̀bá ti fẹ́ sọ̀kalẹ̀ ànẹ́bí Nuh a ó wá ń pè ọmọ rẹ̀ ya bunayya wọ́n mọ̀ mi irkab ma'ana wọnú sí pẹ̀lú wa mọ́ wà nínú àwọn tí wọ́n sófo ó ní sàáwì ila jabalin ya'simuni minal ma èmi ò wọ́ yínyìn sàlọ sórí àpáta àpáta yìí ni ó làmí níbi <laughs> la 'asima al-yawma kò sẹ́ni kẹ́kẹ́ tó lè láyẹ̀ lé ní ewu àyàfọ́lọ́wọ́ bá wù so ọmọ rẹ̀ kú lẹ́lẹ́bọ ìyàwó rẹ̀ kú lẹ́lẹ́bọ kò sí tí ó làwọn ní yamal kiyama Ànábì Lútù ni yẹn alayhi salam ìyàwó rẹ̀ Ibrahim alayhi salam bàbá rẹ̀ kú Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọkù rẹ̀ kú bẹ́ bàbá rẹ̀ kú bẹ́ ìyá rẹ̀ kú bẹ́ torí Ànábì ní pé ista'dhantu rabbi li an azura qabra ummi fasta'dhan li mo tọrọ yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run Ọba pé ṣé kí n bẹ̀ eh, sàréè ìyá mi wò Ọlọ́run ní kí n bẹ̀ wò mo wá ṣe ista'dhan ní pé ṣé kí n fún Ọlọ́run ló gbọ́dọ̀ fún

laka inda Allah bàbá mi sọ la ilaha illallah kẹ́límà tí ń fi bọ́ tí ń fi yẹjú ọ̀rọ̀ níwájú ọlọ́wọ́ bá ní yóò tún wojú Abu Jahal Abu Jahal ń bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ Abu Jahal ní pé atargabu an millati Abdul Muttalib so fẹ́ kò lórí ẹsẹ̀ Abdul Muttalib ní yóò tún wojú annabi báyìí Ànábì ó ní pé kú la ilaha illallah ayé sọ la ilaha illallah yóò tún wojú wọn náà so wọ́n lọ káàkiri gbà tó yá ní ala millati orí ẹ̀sìn Abdul Muttalib mo padà kú sí ihun ó sì kú bẹ̀ Ànábì wọn wọ́n pé kí ló fẹ́ ṣe báyìí ọlọ́bà wọn sọ fán Ànábì pé innaka la tahdi man ahbabta ó fẹ́ ó lè fọ̀nà mẹ́rin tó bá ti wọ́ walakinna Allaha yahdi yasha ọlọ́bà ni ma ń fọ̀nà ma so Ànábì ò rí bí ṣàdúrà fún ọkù rẹ̀ Abdul Muttalib tó ń ti ká Abdul Muttalib ó fẹ́nu ẹ̀ wí pé òun mọ̀ bí an na muhammadin abu talib ní kí mo ti ma ipẹ́ sí wa nabi o ni khairu di ẹ e, khairu albariyyati dinan o lè sì ti fi ń dájú ẹmọ tó lé ànábì abu talib kó o ni wàláwàlá malamatun tí kì bá kí ń ṣe ẹnu àwọn búnibúni aw àdára masabbatin àbí mo ń bẹ̀rù àwọn tí wọ́n ma lálàsẹ́ mi nípa ìwà àbútọ́ líbi bó ṣe dàgbà tó yìí ọmọ inú rẹ̀ ló ń tẹ̀lé ọmọ àbúrò rẹ̀ ló ń tẹ̀lé ó ní lar'aita ni samhan bi dhalika mubinan ẹ bá ti rí mi níwájú báyìí tó ṣe fíìmù gẹ́gẹ́ ní mọ̀tẹ̀lẹ́ ni wọ́n wá wí a bàbá ó sì ni nínú àwọn àgbàlagbà ni kódà nítorí àbútọ́lì bí ò jẹ́ kẹ́lifọ́wọ́kà annabi sallallahu because wọ́n respect ẹ gan tó ń ti gbọ́n defend ànábì o mú kò sí tẹ́fẹ́ ṣe pé o àbútọ́ leave chai wọ́n wọ́n pé tó máa lọ gbẹ̀sìn wọ́n wọ́n pé ah orí ah, báyìí gúdé ẹ̀yẹ pẹ̀rẹ lójú wọn tí ló jẹ́ pé gbogbo àwọn náà tán sá ẹlòmí tó ti rẹ́sìn lọ́wọ́ bá gbọ́yé bọ̀ kò lè ṣe ìtorí pé ó ń bẹ̀rù àwọn nǹkan gbogbo nǹkan tó ń bẹ̀rù ẹ̀ wàlá yóò tán àbútọ́ lìbù ní ìsinmi àwọn tí ń bẹ̀rù sí kò ti tán àwọn tó ń bẹ̀rù pé wọ́n mọ̀ bú ohun àwọn dàmọ́lé ni wọ́n ti kú oníkálùkù dáwà nínú sàárè ní báyìí wàláhì ìwọ nìkan ló wà nínú sàárè rẹ̀ rù kí ní ẹ̀ ti tó ní bẹ̀rù fún wọn mùsùlùmí ó dẹ̀ ti tó ní tí ó fún wọn láàká ipé wo in tó bá wùye kẹsàn ṣe ti má wà nínú sàárè omi sẹmẹ́rì tó bá ń bèèrè lọ́wọ́ bí n pa kíní sẹ́yìn lẹ́bàá mi dáhùn tọ́mátí láwọn ò dáhùn ẹ̀hẹ́ ni wọ́n tọ́mátí láwọn ò lébọ́ òjòkó nínú sàárè wọn ò sí lébọ́ ọdún wájú ọlọ́ọ̀bá kan la takhafu fillahi lawmata la'im má bẹ̀rù ẹnu àwọn búnibúni má bẹ̀rù àwọn tí wọ́n lálàsí rẹ̀ jẹ́ ká lálàsí rẹ̀ jẹ́ ká bú ọ jẹ́ ká láwọn ó ṣe nǹkan báyìí fún jẹ́ ká láwọn ó sàbúrú fún ọ ìwọ́sà mọ́ tó ń ṣe ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní wọ́n lọ́ntí ẹ̀ sọlọ́bà ọdẹ ẹ̀san oníkálukú ní ẹ̀san lórí nǹkan tó bá gbé ayé ṣe ni an bí Allah subhanahu wa ta'ala kó fún wa ní agbóyí ẹ̀sìn so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته